adúpẹ́ fún ọlọ́run ọba alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah apari ọgbà pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún àǹfààní tó tó fún wa tó tó ní kí a wà lórí ìpẹ̀ táà tún ṣẹ́kù sínú Islam tó ti ṣe àlàáfíà fún wa tó ṣe àrísìkí fún wa tó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn oore táà lè tọ́ka sí tọ́ fún wa eléyìí tàbí wá gbójọ sí bí oore kan náà nínú oore ọlọ́run oore ọlọ́run àmà lóore wọ́n sẹ́ gbọ́pẹ́ wa wá ràn wá lọ́wọ́ láti máa rántí ẹ ràn wá lọ́wọ́ láti máa dúpẹ́ fún ẹ ràn wá lọ́wọ́ láti ṣe àṣepé nínú ìjọsìn wọ́n sẹ́ bẹ́ẹ̀ fún wa ọ̀ kọ̀dí yàtò Filastin قضيتي قضية فلسطين قضيتي قضية فلسطين قضيتي قضية فلسطين قضيتي ọ̀rọ̀ Palestine ọkàn mi gbọ̀ngbọ̀n issue of Palestine is my issue turathuna al-islami al-mafqud àjogúnbà wa mùsùlùmí tó ti bọ́ ṣegẹ́ ni bọ́ àwa ń wọ́n náà bá ṣe gbá padà wọ́n sì ní ma ukhidha bi quwwa la turaddu illa bi quwwa gbogbo ń dáa bá ti gbà tipatipa wọ́n yí fi ìjókò pa padà tipatipa náà lásìkí ìkò olúláwà yìí àwọn tí wọ́n jẹ́ ọmọ onílẹ̀ táwọn kan bá gbalẹ̀ wọn tipátipá símítì ni wọ́n máa ti jẹ́ fi gbà padà ẹgbára ni àwọn ajagun gbalẹ̀ ní ó sì gíní gbà padà ẹ̀mí máa lọ sí abẹ́mí kìí lọ sí torí ilẹ̀ torí díẹ̀ lọ sí pé Israel of Palestine o ti di in tí gbàgbéra fẹ́ ti di in tí ojú fẹ́ máa tí musulmi láti sọ a wá ní kudus kudus foundation tó di yí pé àwọn ẹni ma ń polongo ọ̀rẹ́ lóòrèkóòrè ó ní bẹ̀rẹ̀ lè bèèrè pé mọ́bàá yà ní ìnà bí kọ̀díyàtò vilastin nigeria yóò ọmọ Nàìjíríà ni wá kílọ́kàn wá nípa Palestine ìbéèrè tó dáa ni Palestine kàn wá ní àwọn ọ̀nà tó pọ̀ àkọ́kọ́ àrùdù Palestine àrídùn àrọ̀bíyàtùn islamiyatun ilẹ̀ Palestine ilẹ̀ Lárúbáwá ilẹ̀ islamu ni idan fayya arduna jami'a fayya arduna jami'a gbogbo adájọ́ nílẹ̀ is our land your, your land and my land fàfíhà masjid al-aqsa ó ń bẹ lórí ilẹ̀ ní tó fi kàn wá ní pé ibẹ̀ ní masjid al-aqsa wà mọ́sáàsì ẹlẹ́ẹ̀kẹta mọ́sáàsì ní àwọn òròyìn jẹ́ fún òròyìn ẹ̀fún àgbàtà wà léèké masira rasulina muhammadin sallallahu alaihi wasallam ń bẹ ní ànábì sí ìrìn àjò alẹ́ lọ kó tó gun sánmà lọ sallallahu alaihi wasallam ìròyìn ẹlẹ́ẹ̀kejì húlá kìbìlátẹ́yìn lè musulmi ibẹ̀ ẹlà musulmi kọ́ ń kọjú sí kírun o ní ìkọjú sí kírun àkọ́kọ́ ìgbàtọ́lọ́wọ́ bá sí lọ́rọ̀ yẹn fún àní Muhammad wákàtí márùn-ún ibẹ̀ ń kọjú sí kírun títà náà fi dé ìlú Madina anábi dé ìlú Madina olóhun tí ó dín ní 16 or 17 months kí ọlọ́run tó yí àdójúkọ padà pé ká máa kọjú sí Kaaba ìròyìn alẹ́ẹ̀kẹta thalisu haramain sharifai thalisu haramain sharifai o náà ní ẹ̀kẹta àwọn ilé ọlọ́run lé ọwọ́ àbí méjì haramaki wàràmádàní ilé ọlọ́run tí ń bẹ Mọ́kà ilé ọlọ́run tí ń bẹ Mọ̀dínà òlẹ̀lẹ́ kẹta àní Muhammad ó lẹ́ ń bá kíráká kan ní mọ́sáàsì Mọ́kà tàbá kírun kan bẹ̀ ó lágbà láàdá bí ìgbàta kírun 100,000 tí a bá lọ sáájì tó bá kí àyílà ní Mọ́kà àyílà kan tó kí yẹn 100,000 àyílà ló fi gbà tó bá kí jímà kan 100,000 wọ́n dẹ̀ tọ́ àìsàn jímọ̀ ló gbà tí bá wá dé Madina bá kírun kan ní Madina 1000 ẹgbẹ̀rún tó wá dé mẹ́sìlá àgbà bá kírun kan bẹ̀ 500 kò tó sí bí kò tó sí masáàdá tó lè kírun lórí ayé tó ládá irun tàà sọ ẹ̀ mẹ́tẹ̀ta yìí náà lábí sọ ládá rẹ̀ fún wa ẹlẹ́ẹ̀kẹrin ardu ribat ilẹ̀ tí àwọn èèyàn kan ò ní yẹ̀ wọn ní gbòmbẹ̀ tí wọ́n ma struggle pé kí tọ́lọ́wọ́ bá sẹ́ẹ̀ nínú ẹ̀ àdínúbú wa ti wà rìsáàlà ilẹ̀ tọ́lọ́wọ́ bá ti gbé àwọn tó pọ̀ tọ́lọ́wọ́ ti gbé àwọn ànábì ọlọ́wọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ bá tó pọ̀ dìde ni tí ó sílẹ̀ kan táwọn ànábì ọlọ́wọ́ dìde ń bẹ̀ wà fi kudus ìbẹ̀m̀bẹ̀ kudus adùmùkọ̀ dásà àbákan se tí a ó sọ kàṣọ́ ìsìlàsì ó sì ká kò dín ní 100 àwọn tó fi yàtọ̀ sí gbogbo olú yòókù ní àsìkò mọ́bùnà àkọ́tọ̀ iná musulmi gbábẹ̀ àwọn Abu radiyallahu ta'ala anhum ajma'in àwọn tí Ọlọ́run bá lékè ọlá tí wọ́n ní kí wọ́n lìdí ogun jàfẹ́ gbà ìjọjá gbà Palestine wọ́n bá àwọn kírísítẹ́nì ń bẹ̀ àwọn ní àwà ń bẹ̀ tí wọ́n control bẹ̀ gbọ́ wa wọ́n sédé mọ́ wọn fún àsìkò kan wọ́n sọ̀rẹ́ndà olórí kírísítẹ́nì tí wọ́n bẹ̀bẹ̀ ìjọ náà wá sọ pé àwọn ò ní fi ìlú ìsílẹ̀ kọ́kọ́rọ́ ìlú yìí àwọn ò ní kó lé ẹni kankan lọ́wọ́ àfi káwọn rí nọmbà wá àwọn mùsùlùmí al-khalifatu athani Umar ibn Khattab al-Faruq radiyallahu ta'ala anhu àsìkò Umar ni wọ́n gbà àwọn mùsùlùmí ránṣẹ́ lọ bá Umar nílùú Madina ìjẹun wòrè Umar sì gbé láti Madina lọ gba kọ́kọ́rọ́ náà gbogbo olùtàmùsùlùmí gbà àléfò òdìdè lọ gba kọ́kọ́rọ̀ kankan abúlásí nìkan abúlásí nìkan mọ́ lọ gba ọwà kọ̀ fún wọn wọ́n ń pè ní Uqdatu Umariyya ọmọbẹ̀ẹ́nu al-Bidaya wa Nihaya Imam Ibn Kathir rahimahullah àdéhùn ụwa adị bí wọ́n ṣe gba Egypt tí wọ́n gba Iraq tí ó tí ó gbọ́ ní musulmi ní bẹ́ẹ̀ náà flasin náà àsìkò náà wọ́n gbàgbọ́ ẹ papọ̀ ṣùgbọ́n látara àdámà àyíká yẹn ẹni tó bá ń kọ̀ntró àyíká yẹn lálágbára lé ayé àyíká yẹn ní jẹ́ a máa mà sáà musulmi lẹ́ni àbá alágbára nígbà bá ń kọ̀ntró rẹ̀ lásìkò ní alágbára nígbàtà bá ti kọ̀ntrú rẹ̀ alẹ́ torí díẹ̀ ẹgbọ́n tọ́lọ́wọ́ bá sọ nínú Al-Qur'an Karim Quran chapter 17 aya àkọ́kọ́ ń fẹ́ kí fún aya àkọ́kọ́ A'udhu billahi minash shaytanir سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. ọlọ́mímọ́ fún ọlọ́ọ̀bá tó ń bẹ̀rù láti masáàsí ọwọ̀ tí ń bẹ Mákà masá tó jìnà tí bẹ̀dẹ̀ bẹ̀ Palestine èyí tó pa jẹ́ kí orí àwọ̀ náà bá yíká gbogbo àríká yẹn láti lè bá fi hàn àmì àwọ̀ Ọlọ́run afẹ́fẹ́ hàn irú àmì àwọ̀ Ọlọ́run ọba tí ń sọ̀rọ̀ ọba tí ń sọ̀rọ̀ ọba tó ń gbọ́n ọba tó rí nà ní ẹ̀rí arọ́pùtù arọ́pùtù bẹ́ẹ̀ lè mẹ́sìlẹ̀ haram wal mẹ́sìlẹ̀ Aqsa àsìpọ̀ tí ń bẹ láàrin masáàsí Mákà masáàsì Palestine in tó bá ti ṣẹlẹ̀ sí masáàsì yẹn ó ṣẹlẹ̀ títí Mákà náà ṣẹlẹ̀ Madina náà lè ní masáàsì ń bẹ ní tààtà ihtilal as-Suyuni Zionist the Zionist movement àwọn ìgbìmọ̀ kanú àwọn ìgbìmọ̀ Yahudi ẹni oró ni wọ́n ẹni oró la khaira fihim wọn àlò ìlara hum asharu nas bil ard hum asharu nas bil ard àwọn abúrújú àwọn lẹ́ni bíjù lórí ilẹ̀ ayé yahudi generally <laughs> òróòrò ni wọ́n àwọn ilé wa dún re òróòrò àtàtà àtàwẹ́wẹ́ gbogbo náà lẹ́ka ìdán etla inú ọdẹ́tìlà bájá ni kẹ́tìlá tó lọ sọ̀rọ̀ kan lẹ̀ ó ní òun lágbára àti pa àwọn Yahudi run níjọ́ta jagun ṣùgbọ́n tó ń bá pa wọ́n run ayé ogun òun wá ṣẹ́ wọn kù kí ayé lè bá àmọ́ ibi wọn gbogbo tí ń dàrú láyé lè ní dàrú gbogbo tọ́lọ́run lóhun ọ̀fẹ́ tẹ̀ lórí ayé lè ní alágbátẹ̀lú rẹ̀ gbogbo dáa ń pẹ́ aburú ní ayé lè ní tẹ́yìn bá fẹ́ gbádùn àfi kí ìyàwó dí kò lórí láyé tàbí kí agbára kan tẹ̀ wọ́n lórí bá torí díẹ̀ mọ́síláàkísọ̀ ibi ọ wà ìlú yẹn ni ọ o ń bẹnu alùkọ́rin láwọn àyètọ́ pọ̀ ẹ ma gbọ́ arúdù mubaraka ilẹ̀ albarika ilẹ̀ tọ́lọ́n bless ní tí ó di lọ́nà márùn ọ̀nà ti pè ní ilẹ̀ albarika torí díẹ̀ ìfìlásí nǹkan wa min jánibìlẹ̀ tẹ̀kọ́ dí ní agbègbè àdíọ́kàn torí pé ilẹ̀ yẹn jésù mi àárí musulmi ọ̀kan náà ilẹ̀ musulmi ni ọkàn wa flasí kan wa ní agbègbè wípé mọ́sáàsì wa ń bẹ́m̀bẹ̀ flasí kan wa ń pa pé àwọn tí a ń bẹ́m̀bẹ̀ ní georgia tí a ń bẹ́m̀bẹ̀ musulmi ni wọ́n ó mọ̀ ìwánú na fìlà innamal mu'minuna ikhwah àwọn mùmínà ọmọ ìyá ni wọ́n bó jẹ́ ti pé ara wọn míì náà tí wọ́n kìí ṣe mùsùlùmí minority ni wọ́n àwọn christian ni wọ́n ń bẹ minority ni wọ́n tí wọ́n jẹ́ ọmọ alárúbáwá al-Arab ṣùgbọ́n àwa mùsùlùmí ń pariwo ẹ̀jù tó pàwà lápọ̀jù ń bẹ lópọ̀ àwọn christian náà tí wọ́n lajú tí wọ́n gbọ́n tí a máa ti lọ bá a ṣe máa tara wọn náà ń tara torí pé àwọn Yahudi ọ̀yà wọn sọ́tọ̀ Arab Arab wọ́n wẹ́sìn adọ́dọ́ wá jẹ́ mùsùlùmí à àrọ̀bí yìí muslim allah akbar ìyá tí wọ́n ló tó lè jù gbogbo eléyìí ní ń tọ́ka sí pé àyíká ikọ̀ wá ana muhammad ó ní mẹ́tàlì mu'minina fi tawadduhim wa ta'atuhum wa tarahumihim ka mẹ́tàlì jasad ọkùnrin sọ̀sọ̀lá náàbì ní àpèjúwe mùmínì látàá kí a fẹ́ràn ara wọn kí a máa ṣàánú ara wọn kí a máa kẹ́ra wọn wọ́n dàgẹ́ bí ẹka ara tí ọ̀kan bá ti ń jẹrora buhari kúnnà máa jẹrora buhari kúnnà máa jẹrora tí ìka ìbá ń jẹrora etí náà máa jẹrora ojú náà máa jẹrora eyín náà máa jẹrora máa jẹrora torí díẹ̀ alam ikhwanina filasiliyin alamuna ìjẹrọ àwọn ọmọ ya one plastin jẹrọ tẹwa náà ni farahum kí wọ́n máa dúnú farahuna ìdúnú já náà ni husunuhum ìbànújẹ́ wọn husununa ìbànújẹ́ já náà ni nígbà bá tó lè rí báyìí ẹni iman ìgbàgbọ́ tí a nábi ń tọ́ka náà ló tó rí bẹ́ẹ̀ àkọlé dáa sọlọ o náà ni atharu nidal lil madi wal hadir ala tahqiq tahrir Palestine the impact of the past and the present struggle for the emancipation of the freedom of Palestine ọ̀nà ni ipa ìsapá àtijọ́ àti ní lórí báwo la ó ṣe liberate láàsì fún fìlásì ní òmìnira nígbàtà wà ní kéhù ní 70 wọ́n fa ní tí a kan àwọn fi ṣe kìráà a máa fi ń ṣe rídnì mọ̀tọ́lá tọ́bíkà bẹ́m̀bẹ̀ alimazil aqsa moguta sọ́bọ̀n pé masáàsì fìlásì wọ́n Shiru Abdulsalam ló bá ní fọ̀rán kan ní kẹwọn hmm. a ni wọ́n kà fún àjọ náà pẹ̀lú omi lójú tí mọ́ sọ 17 ni ọ bí more than 40 years lójú mọ́ bá yìí sọ lọ́wọ́ wọ́n ti gbà á wọ́n ti gbà láti 1948 1948 to date 74 kan ní ó bá ń pé abàláyé ni this is problem wọ́n bí anú ẹ̀ ni ṣùgbádẹ̀wò tó ń bẹ lára wa nísìn kò sínú wá bá ṣe wà ń bí tó lè sọ lórí àyíká yìí ní ìṣẹ́jú mẹ́ẹ̀dógún tí ò ní máa kó lòlò our problem the fundamental issue ẹ̀nà ẹ̀wọ̀ àwọn afá wa nílẹ̀ Yorùbá yìí àáfẹ́ ẹyọ kan ṣoṣo nínú àwọn àgbàlagbà afá ló gbọ́rọ̀ yẹn lórí jù ó sì lọ bàbá sí òsùn gúlò rẹ̀ mọ̀ fún 95 mọ̀ wọ́n tẹ́fù tí wọ́n bọ́ sí ọ̀rọ̀ Palestine tí a ń bọ́ tó pọ̀ náà sí pa ìmọ́ masambana tó rí Palestine kò sẹ́ tó wà ń wá sí lọ́dún náà tí ó sọkún bàbá sọ lọ́rọ̀ bàbá tó kọ sílẹ̀ tí a bàbá kọlé lórí tí mọ mọ òdí ní méjì kò sí mánú àwọn àfá kódà wọ́n kọjá tó sí ìgbà tí ó sì kàmù ibi àgbàjọ sọ̀rọ̀ ń bẹ̀ ni torí díẹ̀ wà ní wípé wá sí tọ́ lọ́nu orí pa ìsapá àwọn ẹni àná àwọn ẹni ò ní lórí báwo láti fẹ́ gba lásìnlẹ̀ lọ́wọ́ àwọn tí a ń jẹ gàbálé lórí past and present past ní àwọn present mọ́ lé lórí lẹ́ni wá rẹ̀ wá sí tọ́ lọ ìtàn ni mo sọ ìtàn bólúsẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ìbẹ̀rẹ̀ 1917 2017 ló pé ọgọ́rùn ọdún 100 years wọ́n gbé nǹkan ní Balfour Declaration níjọ́ tí wọ́n sign agreement yẹn aṣojú Britain tó bójọ́ náà lọ́n Egypt ọmọbẹ lábẹ́ ìjọba Britain àwọn náà ní a colonize Palestine gbogbo Palestine àti Egypt ọjọ́ pàlá ní tó bá rọ wọnú máàpù àgbáyé bọ́dà ráfà bọ́dà èyàn kan cross by, lọ́lá wọn láàrin àwọn Palestine jọ́nà lọ́m ilẹ̀ iná bẹ lábẹ́ àwọn Britain America France àtàwọn alágbára àgbáyé bẹ́ẹ̀ wọ́n á jókòó àwọn Yahudi àwọn jù tí ń dá Europe yóò tí wọ́n jẹ́ ayé ó gbádùn yìí ó yẹ káwàbí kan dà wọ́n sí ìdọ̀tí ni wọ́n wọ́n ń dábà bí wọ́n fẹ́ dà wọ́n sí kódà wọ́n dábà Uganda Uganda tó sì ń bí ní àwa conclude wípé ebi wọ́n kọjá ní filasin rí ẹjá lọ dà wọ́n bẹ̀yẹn ẹ̀sìnkú àwọn alárúbáwá ti lẹ́ gbogbo lárúbáwá ń jọ́nà lọ́hùn ní àbẹ̀ lábẹ́ àwọn amúnisìn àwọn ìlú mẹ́jọ kan bẹ ìlú mẹ́jọ eight countries ni a pín ayé sí abẹ́ tàwọn tó wá pọ̀ jù ìlú mẹ́ta Britain France Italy ibi tí àbùkù náà kan musulmi dé Holland ló colonize Indonesia ní gbogbo àgbáyé musulmi Indonesia ló ní population jù in the world ìjọ náà wá lọ́n gbogbo population wọ́n láàrin jẹ́ 5 million population Indonesia jẹ́ 80 million 5 million colonize 80 million nígbò pé 80 million lẹ́ni pọ́pùdù àfá àmìlá wọ́n náà wó kí 5 million sí ma control 80 million kó tó pé àwọn ìlú jàjàgbára jàjàgbára jàjàgbára torí díẹ̀ níbẹ̀nú kọ́ ìdá kan láyú jáde tí láàpìdú ní mo kọ̀ wọ́mà wọ́n lẹ̀ lè rí kí wọ́n jẹ gàba lé nìkan lórí lójijì táwọn jẹ́ wá jẹ gàba lórí wá kọ́wọ́ rọra wọ́n jà wọ́n jà pa wọ́n lè struggle haraka mo kọ̀ wọ́mà gbogbo àwọn ìlú tí a ń jẹ gàbá lórí ní àdìde èyí tí ò lógun lọ kéré irú ti wá iná lọ́wọ́ pé kó lógun lọ gbàbẹ́ gbòmìnà àwọn àwà pásìlẹ̀ sí dààmú bí ẹ́n sí ń lọ ní ẹ́n bọ̀ lọ ní ẹ́n lọ ní bí ẹ̀bẹ̀ bí kankan àwọn Tàfábà lẹ́wà àwọn Awólọ́wọ̀ Sàdáúná eh, sikh bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ they try lè pé òmìnira ti wá yìí inú àwọn ìdátọrọ olùjú ni pé àjàgà fi gbà àjókò ní irú òsì wọ́pọ̀ bóná lẹ ma Libya lion of the desert Umar Mukhtar South Africa Mandela Algeria ní àìpẹ́ yìí wọ́n lọ sí international conference kan ní Algeria olúrò Algeria wá fẹ́ ka welcome address ó lẹ́hùn kí ẹ̀yin mùsùlùmí káàbọ̀ sílùú yín kejì lẹ́yìn ìlú tẹ́ ti wá ti Algeria tó gba òmìnira pẹ̀lú 1 million and 500,000 1.5 million ìní àwọn France pa ní Algeria káwọn jẹ́ tó gbòmìnira 1.5 million ni Algerians náà fi gbòmìnira torí díẹ̀ la yujadu ìtìlá bidun muqawama ẹ̀ lè rí kẹ́nìkan sọ yí pé oúnjẹ gàbálù káwọn adákẹ́ okùnrin nífà lọ́wọ́ yẹn wo yí ẹ̀mí tó ti lọ orí ọ̀tọ̀ ìbàjẹ́ bí ó ṣe lè wùsáàndì Russia sọ wá dákẹ́ oníjẹ́ ó ń dàjàgbára torí díẹ̀ ibi àwọn ń lọlé ní o náà ni adnidọ́lù lahad ìsapá tó di òní àwọn tí a ń sapá lóde òní lórí bó ní flastin ló fi bù níra oníwà sí tèní àwọn tí a ń sapá lé ní tí a ń ṣrọ́gù lórí báwo ní flastin ló ṣe gbọ́ òmìnira lé ní afẹ́ mọ́léwà sí àkọ́kọ́ mi ò past struggle present struggle léni ká lè mọ àwọn yìí kí la fi ràn lọ́wọ́ ìyá máa fọ̀rọ̀ ẹnu ìrànlọ́wọ́ tàbá ti sọ̀rọ̀ ìdáadáa pé èyàn sì lè fọ̀rọ̀ ẹnu bá jẹ́ ìyá máa fi ẹ̀mí àdúótì ìyá fi ràn yàn lọ́wọ́ aláwà pẹ̀lú tẹ̀mítẹ̀mí bá àti ẹ̀sí taratara ìyá máa fi àdúà ràn yàn lọ́wọ́ ìyá máa fi àdúà ràn a máa fi owó sẹ̀ràn a máa fi ara ẹ̀mí sẹ̀ràn lọ́wọ́ tó bá béèrè torí díẹ̀ wá sí tè ní àkọlé náà ni wípé tàríhù حركة حماس وإنجازاتها The history and achievements of Hamas in Gaza. في غزة تاريخ تاريخ حركة حماس وإنجازاتها في غزة يبقى ìtàn àwọn kan tá ń pè ní Hamas àti àwọn àṣẹ irun wọn ní Gaza kò tẹ́ ní ìdíká sọ pé fi Gaza ànàsí àmásì kọjá gaza ó ti tó wọ́n jàzá tó ha la nuqayyidu wádìí jàzá bí gaza najaluha mutlaqan najaluha mutlaqan ìtàn àmás àti àwọn àsí orí àmás ìtí a kàn fi kọ́ báyìí tó pé gaza ni a wà ṣùgbọ́n akọlé ẹ náró ẹ̀yọ gaza yìí kó ń bẹ̀ ànàsí tó kan gbogbo ayé ni kan ọ̀rọ̀ tẹ̀ nínú ìyẹn o Hamas bọ́lá ma gbọ́ Hamas Hamas abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n tọ́píkì mi lè ní agbé tó fẹ́ gbà ó dàbí ká sọ pé wà sí ní pàtí wà ní lórí àwọn Hamas tọba bẹ́ ma Hamas ọfẹ́ inú pàtí àkọ́kọ́ inú pàtí wà sí lè ní mọ̀kọ́dímà ọ̀rọ̀ ti síwájú wọ́n fẹ́ sọ snopis of this lecture mọ̀kọ́dímà lẹ́ti gbọ́n ẹlẹ́ẹ̀kejì alasbab kí ló dé tí wọ́n mú tọ́píkì ìtò tẹ̀lé alhadaf kí ni àsùntà kí ni aims of uh, objective tọ́píkì tààmù kí la fẹ́ kó yí wa ń bẹ̀ lẹ́yìn náà ma qabla nashad harakat hamas bó ní filasin ti wà kí hamas tó dé before hamas lẹ́yìn náà nashatuha bó ní hamas bẹ̀rẹ̀ lẹ́yìn náà ta'sisuha wa ilan mabadiha bó ní wọ́n ṣe create hamas tí wọ́n sì kéde àwọn aims objectives, and fundamentals hamas ìdólé lórí lẹ́yìn náà bayanu ha wa hadafu ha kí ni àwọn fundamentals and aims objectives of hamas kí ni wọ́n fẹ́ ṣe lẹ́yìn náà haikaluwa tanzimi wà lè dárí kí ni structure wọn kí ni structure jílú lórí bóòná sí ń ṣètò lẹ́yìn náà baramijuha wa nashatatuha program hamas àti àwọn activities wọn their program and their activities lẹ́yìn náà tatawuruha bonus and develop from one stage to another stage lẹ́yìn náà thawabituha àwọn nǹkan tí wọ́n dúró lélé tí ó lè yí àwọn principle tí wọ́n wà unchanged orí ẹ̀ ni a ń wà àjáfi bẹ̀rẹ̀ ó ní ó sì máa wà láíláí títí lọ mọ̀wákébù náàsì mínì ha àwọn ojú táwọn yẹn fi ń wò wọn ojú táwọn yẹn síkí ní táwọn yẹn fi ń wò wọn ọmọbẹ àwọn wọn pẹ̀lú ojú rẹ̀ ọmọbẹ ẹni tó wọn pẹ̀lú ojú bí especially western media even Nigeria media ẹ lè gbọ́ ní wọ́n fẹ́ sọ wọ́n ní militant group militant called Amas ẹgbẹ́ àdàlúrú tí wọ́n gbé ní Hamas ìtí wọ́n gbé sáyẹnu okùnrin kìí ṣẹgbẹ́ gẹ́ni adàlóró ẹbẹ́ẹ̀kọ́ ni South Africa níjọ Mandela kìí ṣẹgbẹ́ adàlóró ṣùgbọ́n Hamas ní ẹgbẹ́ adàlóró ètò wá burú jù wá ní àwọn àfáà náà tó wá ń polongo ẹ̀ àti ń pè látà ń pè láàfà wọ́n pè lẹ́gbẹ́ àdàlúrú lẹ́yìn náà mọ́ wa kéfò Hamas gan stand there lórí àwọn kankankan ó dá stand lórí àwọn kankankan wọ́n ló sì stand lórí kankan lẹ́yìn náà alaqatuha ad-dakhiliyya wal-kharijiyya kí ni àsìkò Hamas pẹ̀lú àwọn míì tí a ń jọ ń bẹ nínú ìlú tí a ń jẹ́ ẹgbẹ́ Islam àti díkẹsẹ̀ ẹgbẹ́ Islam àti bó lásìkò níta bó náà ń ṣe rídè máwọn ta àwọn ìlú míì lẹ́yìn náà tahdiyatun tuwajihuha kí ni àwọn àpè níjà tó ń kojú wọn àwọn challenges tí a máa sì ń face nínú ilé ni níta ni lẹ́yìn náà ìtìhàmàtòhà ìtìhàmàtòhà àwọn àdápaarọ́ tí a pamọ́ wọn lóṣìíríṣìíríṣìí àwọn allegations tí ò rí bẹ́ẹ̀ tí a pamọ́ wọn lẹ́yìn náà ìjàzàtòhà àwọn àṣeyọrí wọn ó rí pé wáyé tó gùn ni ọ̀rọ̀ gùn ọ̀rọ̀ tí ó lè kókó bí mẹ́tàdínlógún níbẹ̀ lábẹ́ tá bá fẹ́ ma isramas kò sẹ ká ma tá sì fẹ́ ma àwọn àṣeyọrí wọn àwọn agbègbè tọ́rọ̀ láti gbanú ọ wà rí pé ẹni tí ọba mọ̀ wọn dénúdénú kò lè sọ ń dáa fẹ́ sọ kìí sọ jẹ́ mọ́ rí he ìyá mọ̀ wọn dénúdénú ni wọ́n ni wàlá yùnà bí ó ka mithlu khabir fásàlì bí khabira wọ́n ni kò sẹ́ lè fún ẹni ròhùn kankan bí ẹni tó bá lóye rẹ̀ ó bá ń wádìí nǹkan bí ẹni tó lóye rẹ̀ léèrè a ti sọmùkọ́ dímà ọ̀rọ̀ ti síwájú bí tá a fẹ́ lọ nísìn o náà ni kí ló dé tí a fi mú tọ́píkì the reason of this topic asbab causes àkọ́kọ́ ń bẹ̀ jáàlù kẹfí minanas an qadiyyati Palestine bí sífàtí àmà wọn harakati Hamas bí sífàdà khassa ó ní pé a rí pé ọgọ́ọ̀rọ̀ àwọn èèyàn àti mùsùlùmí o àtẹ́ntẹ́sì mùsùlùmí o ni wọ́n ṣe àìmọ̀kan sí ọ̀rọ̀ Palestine lápapọ̀ ó ní ṣe àìmọ̀kan sí ọ̀rọ̀ àwọn Hamas ládàyànrí ìbéèrè jù sí béèrè ti fi hàn àbí ọ̀hàn ńgbẹ́ ẹ̀pọ̀ tó báyìí tó gbẹ́ tọ́nà owó pé márùn ó mọ̀ pé ìsì yí ọpamọ́ fún wa ìdí ọ̀bá sí mọ̀ èyí ò ní jẹ̀bi rẹ̀ àfikọ́ máa ń gbọ̀bá màtínú tó wá jẹ̀bi jọba tí ó yẹ kó ṣe wọ́n ní àtẹ̀rẹ̀bíyà kóbílá tẹ̀kìlì ìyàn kọ́ tírínì yàn ní kẹ́ẹ̀tọ́ fásilẹ̀ lọ́wọ́ kẹ́ẹ̀tọ́ fún ìlásàmẹ́ntì ẹgbọ́ tó kíni kọ́ tírínì ẹlẹ́ẹ̀kejì tó fa tí a fi mú tọ́pìkì yìí kẹ́sìrà tó subuhat haula harakati hamas ìrújú pọ̀ tí ló sì ń lanú ní social media pé àmọ́ ìtẹ́ ìwọ̀n yẹn àwọn Yahudi ni wọ́n dálẹ̀ bí ọmọ bí ìtíyẹ̀bẹ́ pọ́sẹ̀fẹ́ pàdé Ọlọ́run bá rẹ̀ pé Yahudi ló dá Hamas sílẹ̀ pọ́ ni wọ́n bẹ̀lẹ̀ yà Hamas ojú òtí ẹ̀ tì yín ẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ pẹ́ pàdé Ọlọ́run bá yín tọ́ bá mọ̀ dákẹ́nú ẹ fásàlúwàlà zikiri ní nǹkan tó látàlàmù jẹ̀rímọ̀ ni kéèyàn sọ pé Yahudi ló dá Hamas sílẹ̀ crime ni ó sì pèrè láyé mùsùlùmí ó tó pèrè láàfà ó sì pẹ̀lú níwáàsí títí ẹ̀sì halẹ̀ ètò ìwọ̀n máa fọ́lọ́ ń búra yóò mọ́ bí a ń fẹ́ gbígbà wájú ọlọ́run torí díẹ̀ àwọn àrújú pọ̀ tí wọ́n kó sọ́rọ̀ àwọn àmọ́s ẹlẹ́ẹ̀kẹta gìyàbù dawrul ulama tijaha hadhil qadiyya mimma adda ila tabasatil

bàjọba ti mọ̀ ń pẹ̀ lẹ́yìn náà tẹ̀kísùlù umma an wajibati àdìníyà náà wà hádàl qadiyya umma umma ụmụ sojúṣe rẹ̀ ojúṣe ẹ̀sìn nígbàtí àwọn ṣe à ń sọ̀rọ̀ àkọ́sọ wọn la wá síbí láti mọ́kílẹ̀kọ́ jojúṣe wa ojúṣe ẹ̀sìn wa lórí ilé ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ yìí sọ fún tẹ́lẹ̀ náà ẹ ọ̀rọ̀ boycott lásán láti ogún ọdún sọ ẹ̀ tí kò lójú kan ẹ tó dé ló ń súná ẹ máa rí coca-cola ẹ máa rí fanta ẹ máa rí ẹba water ta lọ́ra aláàjì ọlọ́dún àtàrà owó aláàjà gbogbo tí wọ́n gbọ́dọ̀ rà mọ́ ti wa wọ́n ti bá jọ oríṣiríṣi ní tó ń sọ fún mi aka ní sùúlérè wọ́n ní àpẹ́ a máa gbà fún wa wọ́n ní a máa ra ni <laughs> ọgbọ́sẹ̀ ìjọ kan mo fẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn méjì awọ́ nítan ọlọ́lé olówó ni olówó gidi èmi àti Professor Gabade ìlàjọ wà lọ́lé lérí àjá yẹn lọ́bá kó ọfẹ́ fún ní ìtafẹ́ mu nígbàtí ó gbomidé ẹ̀fà water ìgbàtí ó gbé mìíràtì kò kọlù fanta ẹnikẹ́kọ̀ọ́ wá náwọ́ sí lọ́wọ́ méjèèjì ẹ̀ mú ní aláwàkí múrù yẹn kí ló dé a ní àwọn tí wọ́n ń ta ìwádìí sọ fún wa wípé wọ́n ran àwọn jù lọ́wọ́ lórí àwọn Palestine bá bá mú ara wọn lọ́nà owó tí ń dẹ́fẹ́ ra ẹ̀yin náà fi dá sí wọ́n fi ń ra ọta tí wọ́n fi máa pa àwọn mùsùlùmí ẹ̀yin náà ti dá sí bàbá yìí lànà ní mi ò gbélé rí o wọ́n ẹnìkan ṣe wá sí rí o gbogbo bí mo lọ mo lọ Saudi o mo máa lọ Egypt o wọ́n mú lọ náà o nígbà ẹ sọ̀rọ̀ fún ìṣẹ́jú mẹ́ta ó ní ó sì palẹ̀ rẹ̀ mọ́ ọlọ́mọ tí bá ti rí ní ìsàpẹ́ èmi náà mú mọ́ o èmi náà rà fẹ́yàn mọ́ ẹni kejì afá lòun fanlá alọ́sọ́dọ̀ ẹ̀nà ni ní ọ́fíìsì ẹ̀ ló bá kúgbọ́ ẹlẹ́bà iná bá ṣe sọ náà nù ìsáàtì mí sí wà bẹ́ẹ̀ jọ náà afá bùsírí wà bẹ́ẹ̀ jọ náà akímú ó ní kí ló dé àṣàlàyé sọmpútà afá sí máa lè díẹ̀ àjọpò díẹ̀ ó ní tó lè ṣiṣẹ́ ni àmọ́ lè ṣiṣẹ́ ó ní mélòó ni wá náà nù tẹ́mi bá ṣe tẹ́yìn ṣe èyàn dínkù èrò dínkù náà nù mo wá ń sọ pé àwọn Yahudi gan àwọn àti gbégbùmọ̀ kalẹ̀ láti máa gé ìsẹ̀jẹ́ ń tako lẹ́nu ti fún olówó kódà ní àwọn Europe ní France ní Britain ní Italy àwọn human rights àwọn ẹnìyànjẹ́jù tó máa lọ sí eh, supermarket wọ́n máa yọ don't buy this don't buy this for you don't, this boycott don't buy this don't buy this under human rights wọ́n ṣe mùsùlùmí ó kódà obìnrin mi jọ pátá ní ọ̀bọ̀ pátá àti bèrèsíà wọ́n tó wá borí bóṣẹ̀ owó nínú gbọ̀n àníjọ́ kan bóṣẹ̀ wá síbi kàràbà kan ní kò ní yẹ ó ní boycott àwọn afẹ́ ẹlẹ́gbẹ́ ni a máa ń sọ ah, wọ́n sì lọ gba dòktóòrò ránú mo wá lọ mú ọ̀rọ̀ búmbásí wa Saudi àtàwọn afá jẹ́gbàgbẹ́ àwọn àfá Salafi ọ̀rọ̀ mọ̀kọ́ta ẹ̀sẹ̀ afẹ́ ẹlẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá mọ̀ kẹ́dákẹ́ ẹnu yí wọ́n fọ́jú jàtàbáwọn èèyàn ọmọdọ́dọ̀ ọ̀kan náà ọmọ ìyàwó àti pé iná ọ̀sálàmì ẹ̀wò olóòtò ọba olóòwọ̀n kẹlẹ̀ rí o ó sọ fọ́mọ ké yẹ lọ́pàdà bá ń gbé olóòwọ̀n kárí afẹ́ àti ma wá ń sọ yìí ọba gbàbẹ̀ àwọn tí wọ́n jọta lọ àti kúrúlé lórí àṣojúṣe wa láṣe tó irú ìjókó iná ni ó tuta wá jí lẹ́yìn náà alhada ilé àwọn tààkà ní reasons kí la fẹ́ kí ìjókó ìse ìjókó yìí kí ní mọ̀ jẹ́ ti fẹ́ àkọ́kọ́ Filastini a fẹ́ fi hàn wá a fẹ́ introduce ẹ̀ sí wa ní ọgbàtà bẹ̀rẹ̀ ìrùgbẹ́nìkan wọ́n lè sọ pé òun ọmọ ọ̀rọ̀ flasin báyìí lẹ́yìn náà tarif harakata amas lè nas a fẹ́ fi tààlàwò là ń pè ní amas a fẹ́ introduce àwọn ní a jẹ́ amas kí ní a jẹ́ amas a fẹ́ fi hàn wá ẹlẹ́ẹ̀kẹta tẹ̀kífìl musulmi dawra hadhihi haraka fi amaliyati tahrir flasin wa muqawamati qiyan suyuni òun náà ni pé a fẹ́ la àwọn mùsùlùmí lójú róòwò ni Hamas play lórí kí a labireti Palestine kó lọ́wọ́ àwọn Yahudi ká sì gbé ogun di pé a ní gbà a ní gbà kẹ jẹgàba lórí ilẹ̀ wa lọ láìláì wọ́n ń pè ní sakọ́fàtú mọ̀kọ̀wàmà sakọ́fàtú mọ̀kọ̀wàmà ọ̀làjú jẹ́pẹ̀nà ọ̀práìsì ọ̀làjú pé tí a bá jẹ gàba lélo mùsùlùmí lórí mùsùlùmí kò ní gbà mùsùlùmí kò ní gbà ẹlẹ́ẹ̀kẹrin káṣùbárí ṣubuhat alẹ́d òfíra ti àni hamas a fẹ́ mú kó àwọn ìrújú tí wọ́n kó sí ara àwọn hamas lẹ́yìn náà bayan mọ̀báde wàhádá bárata hamas asasiya afẹ́ fi hàn wá kí ni àwọn àlàyé principles aim objectives fundamentals tí àwọn hamas dúlé lórí lẹ́yìn náà bayan injazat harata hamas afẹ́ sàlàyé fún wa àwọn àṣeyọrí àwọn hamas lẹ́yìn náà bayan adiwar wajibat al-ummatil wal islamiyya náà wà lọ́kọ̀díyà afẹ́sẹ̀ àlàyé kí lè jẹ́ kó jẹ́ ojúṣe umma àti àjẹ́ labawa ni àtàjẹ́ musulmi ni afurad afurad lè umma individual individual responsibility misi bẹ́ẹ̀ àdíwárù lè usra family rule kí lè ẹbí ọbẹ̀mẹ̀ àdíwárù jamaat islamiyya àwọn islamic organization kí lè kó jẹ́ ojúṣe wọn àdíwárù ulama umma ẹgbójú sí àwọn àfẹ́ẹ̀sì àdíwá ìlàmìyìn kílò alìmùsùlùmín kílò ìkójú sí àwọn tó pé media men àwọn àdíwá alìmùhàdìrín kílò ìkójú sí àwọn lecturers ní àyà institutions àdíwá mudarrisin àwọn tí wọ́n jẹ́ olùkọ́ kílò ìkójú sí wọn àdíwá alìmùhàmín àwọn lawyers wal qudot àwọn adájọ́ kílò ìkójú sí wọn lórí ọ̀rọ̀ yìí àdíwá Aliaba wàlùmáàt bàbá àti ìyá kọ́kọ́jọ́ ṣe wọn kódà àdìwá albananiyin àwọn eléré àwọn ní tíátà gbogbo náà kójú ṣe gbẹ́kàlórójú ṣe bẹ́ẹ̀ náà àdìwá nìkọ̀bát wàtí haddad àwọn unions àwọn ngo their roles and responsibilities and duties sí izu gbogbo ilé o náà ni àwọn bí tí àfẹ́yẹ̀wò ká bẹ̀rẹ̀ máa kọ́bílá ní ṣáàtì haraka hamas kí ní síwájú haraka hamas nígbàtí àwọn yahudi tí wọ́n jẹ gàba lé ìlú islam lórí pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn alágbára alé ayé especially british ní 1948 1948 òun náà ni wọ́n kéde àwọn Israel àwọn Yahudi ní tí ń pè ní State of Israel ni wọ́n kéde rẹ̀ náàjẹ́ kí ni wọ́n pè 1948 òun náà ni wọ́n kéde ilé ayé mi níjọ́ tá ń sọ bí wọ́n ṣe ń kéde gbàrà kájẹ̀ tó débẹ̀ yẹn nígbàtí wọ́n ti ń wọ̀lú láti 1917 1918 1919 ni àwọn British ti ṣí ilẹ̀kùnlẹ̀ kẹmọ wọlé wọ́n ń pè ní hijiratul yahud yahud immigration jew immigration wọ́n ní ọmọ wọ̀lú wọ́n kéde gbogbo yẹn bá wà lórí ayé wọ́n bá ti ń dé Egypt báyìí wọ́n kọ́ ni yẹn bá ti wá ń wọ̀lú nísìn bóyá abúlé wọ́n wọ oríko nísìn àwọn tí wọ́n bẹ lóko yẹn jẹ́ wọ́n tí wọ́n bẹ lóko jẹ́ bíi 2000 bápọ̀ rẹ̀ àwọn bíi 2000 mílí wọ̀lú population ti mélòó lù wọ́n ní sùta ilé táwọn èèyàn kọ́ ìran fẹ́ sùn ẹ̀dà kẹ́ fún aláyé túláàsì tàbí alẹ́ yíkò lé britain sì dó tí wọn amẹ́kò dó tí wọn gbẹ̀ngbẹ̀ng ó di kí wọ́n máa lé ẹ̀hún lékò lé wọ́n jẹ́ àbí wọn ní jẹun nítorí oúnjẹ ìlú yẹn náà bóyá wọ́n ń gbin sún bẹ́ẹ̀ wọ́n ń gbin àgbàdo ń ó di ẹ̀rọ àjẹjẹ 2000 ni wá 2000 mẹ́wọ́ ìlú adíkíní sẹ́lú ọ̀rọ̀gbọ́ àwọn jẹ́ wọ́n á jẹ́ lọ́bá àwọn tí wọ́n rí bí ṣe ń rí wọn àlùtí ń súnmọ́ bẹ̀yẹ bí Egypt bí Jordan bí Lebanon bí Iraq bí Syria àwọn náà inú odù àwọn náà yarí nígbàtà èèyàn bá lọ bá wọn jẹ́ fojú wá rẹ̀ àwọn náà yáwọ̀lú kò sá ń dàrú ń dàrú ń dàrú nígbà tó di 1947 wọ́n láti 1917 1947 how many years ní àgbáyé UN ní dìde wọ́n dá UN gẹ́gẹ́ wọ́n dálẹ̀ 1945 United Nations tó ń wò yẹn ìgbà tí wọ́n dálẹ̀ ìgbà ni ìgbà yẹn yẹn ní a bá ní àwọn òpin ìlú wọ́n ní gbò títí òtò rọ̀gbọ́ yẹn àwọn òpin ìlú sọ́nà mélòó nù onílé onílé tó fi páwọ̀ ìlú ní a bá pín tí a máa ń Jerusalem òun ló le jù gbogbo ẹlẹ́sìn ló gbà pé kápítà wọn àwọn Christian wọ́n ní sọ́ọ̀sì lákàmbẹ̀ tí wọ́n pè ní kẹrìsọ́sì kìyàmà ìbẹ̀ mẹ́ta ara kìsọ́wà àwọn Júù náà ní ibùsìn lọ wọ́n bẹ̀ ní Kúdùsù yẹn tó pẹ́ bẹ̀ ní Holy Land mo wá fẹ́ pín wọ́n wá pín sí dawlatun arabiyyatun wa dawlatun yahudiyya wọ́n fún àwọn Yahudi ní 54% kí mo gbé fifty four percent over six. àlejò ìlọgba tó ṣe kí ni ọmọ pínpín ìkókò nù wọ́n fún àwọn Arab ní 45 percent. 45 percent. forty plus fifty four inú ọjẹ́ 99 ọkẹ́ ọ̀kan tó ní kúrùsù yẹ wọ́n ń pè ní mọ́ntíkọ́tù dáolíyà mọ́ntíkọ́tù àgbáyé ló ní bí o àgbáyé ló ṣe kí ni kò sí fáwọn alárúbáwá àgbàmáà jù orí ibi tí wà láti dénú ìyẹn bí àwọn mùsùlùmí nú àà ah, ah. wọ́n tún èyàn eh, eh, àlejò tó mújú wá lọ àwọn àìtọ́ tó wá pé fàlejò àyẹ ọlọ́ra ni tó pẹ́lẹ̀ ní mẹ́ hmm. bí yẹ́ ṣe ń wọlẹ̀ nísìn ibi kan lè wà tí nǹkan ó mọ̀ dá mẹ́ bí gẹ́sẹ̀ níbi okó orí wa bí a nínú bí wọ́n àwọn ìlú méje kan wá pẹ̀rẹ̀ àwọn jọ àwọn olórí ìlú méje ilẹ̀ wọ́n pẹ̀rẹ̀ àwọn jọ Egypt Syria Jordan Lebanon Saudi Yemen Iraq wọ́n sọ pé fẹ́ sí mítìn wọ́n lọ sí meeting. wọ́n lọ sí mítìn pé ètí wọ́n gbédè àwọn ò ní gbà ṣùgbọ́n tó ti bẹ̀rẹ̀ wọ́n lé èèyàn mẹ́wàá ó ní ọwá olóòsè gíní ìgbà tí wọ́n pín ilẹ̀ ìtàn 1947 yẹn wọ́n wá jókòó àwọn ìlú abájá ń pè ní Arab League ìlú méjèèjì ló fi bẹ̀rẹ̀ jọ́nà lọ́n ó ti lé 20 nísìn ìlú méjèèjì fi bẹ̀rẹ̀ jọ́ yẹn lọ ni wá sí mítìnì wọ́n ní táwọn sì ni pé àwọn ọ̀rọ̀ tó wà ń lè sọ̀rọ̀ wọ́ọ́rọ́ má àwọn ó gbé dìde ọmọ ogun ní wá ṣe tẹ̀kìrí tẹ̀ṣkìlù jésìlìn kọ́s ó náà ni pé àwọn ọmọ ogun olùgbàlà tí ó yọ àwọn blasin battalion mẹ́ta Jordan battalion mẹ́rin Iraq battalion mẹ́rin Syria battalion méjì Lebanon battalion ẹyọkan gbogbo wọn jẹ́ battalion mẹ́rìnlá jọ́nà lọ 14,926 14,926 soldiers Muslim soldiers láti lọ fèsì Israel ah látàdùn ìyọ́dún bí ẹ ti kọ́ bẹ̀rẹ̀ nù a náà mọ̀ pé nǹkan bẹ orí bẹ́ẹ̀ ni wọ́n wà ṣùgbọ́n gbogbo ayé ló dúró ti Israel ipá àwọn dáńsọ̀ ọ̀ka ìyẹn lọ bẹ́ẹ̀ wọ́n sá sí tẹ́lẹ̀ ṣe àgbáyé náà wá mọ̀ pé kọ̀rọ̀gbọ́ kú sí kíní wọ́n ni tí àwọn fi finish wọ́n ni power of media power of media propaganda gbogbo bàtà ń sọ yìí gbogbo olúwa mùsùlùmí káàkiri yàtọ̀ sí àwọn lárúbáwá amina ń bẹ láti Indonesia chasende àwọn yẹn wá láti Pakistan tí wọ́n dá káàkì káàkì láwọn ní àwọn ìlú àmọ́dáti India amúdá musulmi sáwà káàkiri káàkiri tí ń sẹ́dẹ̀ àwọn yẹn síbẹ̀ ń bọ̀ wá yá tí wọ́n fẹ́ report ń gbà yẹn tọ́sẹ̀ bẹ̀rẹ̀ wọ́n crisis between Israel and Muslims crisis between Israel and Muslims ó kò gbà àgbáyé níbọ̀ yá wọ́n rí díṣẹ́ crisis between Mus uh, Israel and Arabs. Crisis between Israel and Arabs. Wọ́n ti yọ àwọn ìlú yòókùkù, wọ́n ti yọ àwọn Malaysia, Indonesia, Nigeria, What you ti yọ gbọ́n kúnbẹ̀, Mùsùlùmí India, gbogbo ìlú yòókù, Mùsùlùmí Africa, wọ́n ti yọ sí kíní? Wọ́n ti yọ wọ́n kúrò. Ó wá kú Arab. Gbogbo ayẹ́ Sudan wà ń bẹ̀, Arab ni. Hmm. Algeria wà ń bẹ̀, Arab ni. Bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ nígbà yá tó náàrọ̀ ẹ̀ crisis between Israel and Middle East crisis between Israel and Middle East ó tẹ́lẹ̀ hmm. wọ́n tó dínkù wọ́n ti náàrọ̀ ẹ̀ wọ́n ti yọ àwọn Arab tí wọ́n sí Middle East wọ́n kọ́ mẹ́yẹn wọ́n tó ní reduce crisis between Israel and Palestine crisis between Israel and Palestine èmi ní Saudi èmi ní Iraq èmi ní Egypt wọ́n ti ṣe kí ni owagun crisis between Israel and Palestine crisis between Israel and Palestine ní síwárí bí wà ní crisis between Israel and Hamas crisis between Israel and Hamas Hamas lọ́wọ́ àmà gbọ́ nìsìn gbogbo olùdọ́mọ̀ gbọ́ nìsìn tọ́mọ̀ gbọ́nù ó wàhálà ta Hamas wọ́n ti wíkì bọ́ yókù wọ́n ti fi gbé wọ́n dé ẹnìkan ò lè cross border Egypt láì gbàṣẹ Israel ẹnìkan ò lè cross border Jordan láì gbàṣẹ Israel torí díẹ̀ lẹ́nu wá rí pé ìnira yẹn wá pọ̀ sí kó tó wá dìgbà yẹn ìgbà tó di lásìkò kan ń bẹ inú àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé 1964 wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kan iná fi dá kìíní sílẹ̀ ìjọ ń pè ní PLO organization bẹ́ẹ̀ni Latin Liberation Organization PLO wọ́n pè ní mnogalọ́dọ̀ tààrí plastiniya wọ́n dá yẹn lẹ̀ ní 1964 pé òun yẹn ní umbrella tí wọ́n fi ń jàjàgbara níjọ́ náà lọ gbogbo àwọn mùsùlùmí abẹ́ ẹ̀ ni wọ́n wà lẹ́yìn yẹn wọ́n tún dá sílẹ̀ àwọn tá ń pè ní fata group fati harakato fati yẹn òun ni ọkọ̀ jẹ́ agbátẹrù agbátẹrù tí àwọn mùsùlùmí ń lò ọ̀ǹda rẹ̀ náà ni wọ́n fi ń ṣiṣẹ́ jọ́nà lọ tó lè yí pé akitiyan pé a ń fẹ́ labrèti lásìn náà ni ìgbà yẹn wá rẹ̀ àti PLO àti fata group ya Sarafa olójẹ́ olórí wọn ṣùgbọ́n níjọ́ tí ó wà parí gbogbo ẹ̀ níjọ́ tó lọ sáyìn kò láàrin àwọn ọmọ Palestine àti Israel ó sáyẹn ní iwájú United Nations nítorí wá sọ́jọ́ náà ni wípé wọ́n ti ṣetán láti máa bá Israel sí negotiation pẹ̀lú pẹ̀lú àwọn látòní lọ kò sí gbẹ́mí sí omi ò tó mọ́ láàrin àwọn ọmọ Palestine àti Israel àwọn máa lọ gbésẹ̀ ayé àlàáfíà àwọn ó sì máa pọ́nlé ráìtì Israel pé ìsẹ̀mí àsìpọ̀ ẹnu ààlà tí ìjọba àgbáyé sì pín fáwọn àwọn òní kọjá rẹ̀ àwọn ò ní fipákálé kíkẹ kan bá iṣẹ́ ìlò individual ni o àbí ní àpapọ̀ ni o eléyìí iná ni arábà tọwọ́bọ̀ tó mú wálé ẹgbẹ́ wà láàánú ìtọ́ pín àmùsùmí sí méjì nù tó yí pé lè ní lórí ọ̀rọ̀ Palestine méjìlá musulmi pèsè àwọn kan ní pé mubadaratu salam wa taswiyatu silmiya ma Israel kunan peace peace peace peace kò sí wàhálà àjọjókò ẹni bá wà lọ wo máàpù lẹ́ni in tó kù fún àwọn Palestine nù lẹ̀ tó mú 1967 àwọn Israel tún gbogbo yòókù àti mọ́ntíkọ̀ dàulíyà wọ́n tún gbà lábára dìde ń jọ́nà lọ́tọ́nà fẹ́ jàjàgbára nǹkan jà tí a ń lọ rà lọ́wọ́ àwọn òyìnbó fèkì ni a ní ọjọ́ mẹ́fà náà fi jà tí day fighting tí a ń fẹ́ yìí lábáwá lélẹ̀ ìjọ náà ní sẹ́lẹ̀wà gbogbo lẹ̀ yóò kù wọ́n ti ní tó kùnú lẹ̀ wọn ní ìsìn kò tó 10% tó kùnú lẹ̀ wọn ní ìsìn kò tó 10% tí ó bá ṣe àwọn irú àwọn àmá ìtọ́lọ́wọ́ bá alẹ́kọ̀ọ́ látò fi síbẹ̀ yẹn wọn bá jẹ́ ebi lásìkò Trump wọ́n ń pè ní gẹ́ni sọ́kọ́tẹ̀lẹ̀ kọrùn tó ṣe pé wọ́n ti jókòó ní Bahrain trumps meeting pẹ̀lú àwọn ilẹ̀ lábáwá kan bẹ̀rẹ̀ pé ẹ jẹ́ kí àwọn wáyè fún àwọn ọmọ Palestine ní àyè kan nílùú Egypt wọ́n pè ní Sinai pé kàn palẹ̀ wọn lọ síbẹ̀ yẹn kí wá sáìn àwọn lábáwá náà ni wọ́n ní ọ̀sánwó rẹ̀ Saudi Bahrain Egypt wọ́n kagbọn wọn tí wọ́n sá lọ́njọ́ náà lọ́hùn wọ́n náà ni wọ́n sanwó owó tí wọ́n fẹ́ ná Libya fẹ́ tó lù sí àni wọ́n san kí àwọn flaxseed tó yára wọn máa sì ní níbo níbo gbogbo tẹ́ lọ sí mẹ́tàkàdà lásán ẹ̀rì wọn rí ṣe tó wá pín àwọn mùsùlùmí sí méjì nù àwọn kan ní àwọn máa ṣe mítìnì ni pẹ̀lú Israel wọ́n ti wá ṣe mítìnì yẹn náà bọ̀ láti 1948 níbo tó tọ́ sàn lẹ́vì wọ́n àṣìf ọ̀bọ wọ́n kí náà àṣìf lọ́ndà United Nations wọ́n gba Palestine gẹ́gẹ́ bí observer wá wòran ní mítìnì àgbáyé wọ́n kàn wá wòran wà wòran ni ò ní dá àwọn kan wá dóyí pé alìmọ̀kọ̀ wà ìyàtọ̀ rí kọ́tù lè wà hídá lè tààrí lásì ìmọ́gbà mi ọgbà mi ọ̀fẹ́ onìkan ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè liberate Palestine ìyẹn mú kí fún àwọn Hamas ní bí Hamas nù bí ìlú ṣe rí àwọn táà pé wọ́n sojúṣe wọn sojúṣe àwa dìde gẹ́gẹ́ bí alternative gẹ́gẹ́ bí alternative plo ó fata ó fail ẹsẹ̀ wá dìde nù tó bí Hamas a rí pé ọjọ́ ti lọ ìdá aṣọ lẹ́ni náà àti gbìyànjú báàbá tí ẹ mọ gbogbo ẹ̀ ìdá àti mọ̀ iná ara ẹni ìmọ̀ràn mi wá ní pé ọwọ́ díẹ̀ tá a kọ́ wa yìí káwa náà délé ká kọ́ àwọn èèyàn wọ́tọ́ jẹ́ bàbá ọmọ ẹjókòó bá sọ fún wa wọ́dọ̀ jẹ́ ìyà pẹ̀lú ìjókòó sọ fún wa ọkọ lọ́wọ́ à kò ń bí tó bá délé pèyàwó ìjókò ìyàwó lọ́wọ́ à kò ní ẹ̀pọ̀kọ ìjókò ẹ̀gbọ́n lọ́wọ́ kò ń bí abúrò kò sẹ́gbọ́n ń bí bábọ̀ rẹ̀ àkọ́kọ́ tí ó kọ́ òun ni linas kájú káwọn ma kí ló ń bẹ lábẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àtọ̀rọ̀ àwọn àmá kí àkọ́kọ́ nìyẹn ìtí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí kájẹ́ wọn kọ́ mọ̀ pé nẹ́sìrù ha a máa fọ́n káàkiri káàkiri káàkiri kódà ń sọ ìyẹn lè kọ́ sí pamphlet ó lè sẹ́sùn whatsapp kókókókókókókókó bí mélòó lẹ́yìn náà a lè ti máàmù bí ha a láti ní consáǹsì a tó wá mọ́ wádìí sí tí a máa tó pé tí a máa pè dé mí a tó gbìyànjú láti wà bá ti ń ṣe agaga a máa lo àǹfààní àsìkò gbígbàdúà bí ìgbà tí a bá gbààwẹ̀ tá fẹ́ sínú a wà ní kìyàmù lẹ́yìn a ti kìyàmù lẹ́yìn lóru lábẹ̀júmọ́ àdúà a wà ní foríbalẹ̀ àdúà òjò ń rọ̀ àdúà gbogbo àwọn àsìkò ìsìjábà ọlọ́run fa aláǹfààní apárọ́ alùkùránì àdúà kí ọlọ́run ràn wọ́n lọ́wọ́ tẹ̀fúlì mọ̀kọ̀ọ̀tá ọ̀rọ̀ boycott ká má rú ọjà táà gbọ́dọ̀ rà ká sì má rà irú ọjà táà gbọ́dọ̀ tà ká má tà ká wọ alternative kúnnà tí mọ ilé epo àwọn ilé epo kan ń bẹ àgbọ̀ orépo ń gbogbo ilé lọ́wà gbogbo àwọn ọjà láàmà wá àwọn alternative fún eléyìí inú ni lẹ́yìn náà tí wọ́n bá ní ká dáwó ní tí wọ́n gbówó fún wọn tẹ́bá ní ká dáwó fún wọn program láwa ẹ dáwó fún ọmọ ìyá yín plastin ká dáwó yẹn ìtìpa ẹ bá ká ń bẹ̀ tó gbọ́n bá pin owó ní pé iye báyìí láfẹ́kọ́ dá gbìyàn láti dá ìtìpa ẹ bá ká ní kọ́ dá gbìyàn láti ṣe ní 2001 tí àwọn Yahudi bẹ́ sí bọ́m̀báìdì àwọn plastin ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ramadan Ramadan 25 last year tí wọ́n pariwo káàkiri àgbáyé kí wọ́n dáwó àwọn obìnrin Sudan gold. lọ́pọ̀lọpọ̀ wọ́n dá gold dollar ìgbà tó dé nàìjíríà náà gbọ́ ọmọ ìyá olóbìnrin náà góòlù góòlù ẹlòmí nǹkan nǹkan ọrùn ẹ̀ tó gbé mílíọ̀nù sí ní tí wọ́n kó ránṣẹ́ sí wọn nàìjíríà náà tó àná fi dá sí rẹ̀ gbogbo eléyìí náà ní ká mọ́ gbẹ̀yìn tọ́lọ́mbọ́ wá lásìkò tó tẹ́nu òkè ò abẹ́lọ jagun lónìí wọ́n tó bá lágbára náà ó múra ìyẹn ti máa ń lẹ́mí ẹlẹ́ tó bá dìsíkà ń bẹ̀ dáná sọ pé ẹnikẹ́ni tó bá lólé ayé tó fi délẹ̀ táàwà bá nú àkọ́ rẹ̀ bọ́lọ̀ jagun ẹ̀sìn kò sí nínú àníyàn pé tó bá ṣẹlẹ̀ wọ́n lọ ohun tó bá kú okùnkùn aláìmọ̀kan okú bí òkú ẹran táàbá lọ jagun náà ni wí ìlgásíwà á lẹ́mù pé tó gún bá dé èmi náà wà ìjọ jagun ẹ̀sìn kòkòrò mọ́ wà lẹ́mìyàn bẹ́ẹ̀ tó bá ti lè dé yóò ní gbẹ̀yìn gbélé òun náà ni àwọn agbègbè ibi tí abẹ́kọ̀rọ̀ náà kò yé wa sí àtẹ́ntọ́ sọ̀rọ̀ àtẹ́ntọ́ gbọ́ dáadáa kagbọ́lọ́mùdó aládánà subhanaka lahumma rashada la ilaha illa anta ẹsẹ̀gbà tó gbòrè